alayhi wa sallam la an yahdi Allahu bika rajulan wahida ẹ̀dàkùn láàrin yi. ẹjá wòye sí ọ̀nà tá ń gbà pé àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́un ǹjẹ́ hàmù wa ǹtí ń kó wa lógún ǹtí ń dààmú wa ni gbogbo ẹni ọba se in tó wọ́n mọ̀ sọ ni pé kọ́dà bí wọ́n máa ń sọ fún pé àà ah, lámọ́yí ó sì tún wíbáyí báyí náà hùn ó wíbáyí jọ báyí náà ó ti jáde kó nú ìsìlámù tí ọmọ á jọ pé bẹ bá ń gbọ́rọ̀ ẹnu ẹlòmíì bí ìgbà tínú rẹ̀ ń dùn páwọn èèyàn ń identify ní èjì ẹ̀ta ìrìnlọ́yá ìwọ́ ti jáde annabi o ní di 23 years lati fi ṣe dáwà kọ́dá kò ní di ọdún kan èyí jọ mélòó láàbí yọ́yàn ọkàn jọ bí ẹ̀rin ni tọba ipé tọ́lọ̀rán annabi wá sínú pé sáàmà kéde fún wọn pé sórí ìwọ̀ ẹ̀yìn kí n bá rí o kọkàn mọ́ iwo ìwọ́ sórí iná ni orí wọn náà ń gbò ti se báyìí wọn máa lọ ni ká nàbí mẹ́ni na rọ̀ ufan rahima la'an yahdiya Allahu bika rajulan wahida dáwà nabinu bó làwọn èèyàn ó ṣe là òun lọ jẹ́ ànábì lógún ju bó lẹ́nì kún ṣe jáde kò nọ́lá lọ torí náà gbogbo ẹni tí ó bá pèèyàn sójú ọ̀nà tọ́lọ́un ara tó fi wọn ra rẹ̀ wò bọ́yárù dáwà tànábì lè mí ṣe àbí dáwà ṣẹ̀tọ́n òun ni pé kó ṣe pé tí ó mọ pọ̀ tí ó mọ dàbí ìgbà tí ń dùn mọ́ ni pé ó ti jáde ó ti di kèfèrí ó ti ṣẹ̀kìní àti tó tó di kèfèrí àti tí ó tó di kèfèrí wàláì tó bá ẹgbẹ́ tọ́lọ̀rán annabi wá sínú kò ní gbà ní 23 years ká annabi ò tó mọ̀ pé àṣẹ́lẹ̀ yìí ma lọ ṣe wọ̀ná ó ti lọ àmọ́ntá annabi tó jẹ́ hamu annabi ni pé bóò làwọn èèyàn ó ṣe pọ̀ nínú islamu bóò làwọn tọ́lá bóò ni wọ́n ti pọ̀ òun ló jẹ́ kí wàhálà annabi ọpọ̀ bí ọba jẹ́ bẹ́ẹ̀ ni kọ̀ gbàyàn ní kọ́dà kọ̀ gbàyàn lóṣù kan láti ma èèyàn mélòó ní ọwọ́ náà torí náà ẹjá fi ìsìdá annabi wíyọ annabi ńlá an yá hadíyà allahu bí ká rọ́júlan wáhìdá gbìyànjú bọ́lọ̀ ń bá lè fi ẹnìkan sóso mẹ́nà látàrí tí ẹ

وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين táwọn obìnrin náà bá níbẹ̀rẹ̀ wọ́n lè kọ́ ọ̀ kẹyọ kíní ìkan ìbéèrè mi ni pé gẹ́gbó sí wà nínú súnà níbi sọ̀lọ́ ọ̀sán pé tí ẹ bá kí òtán ní pé kàtà ọkọ̀ sínà ni assalamu alaikum wa rahmatullahi wa barakatuh astaghfirullah astaghfirullah alamata salam wa mika salam tabarokta ya sal jalali wal kiram ẹjọ́ sí tí a bá wá tẹ́ka bá fi yẹn náfìlà sí gẹ́gẹ́ bẹ̀rẹ̀ sí tabá kí wọn náà tán sí àkùnṣe astaghfirullah níbi ìparí ìrùn wa náà ìbéèrè mi ni pé tí a bá yẹn náà fílà ní pé ṣe yàtún sí astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya sta jalali wal ikram ìbéèrè àfáà ni pé àfáà ní ó ti yí àwọn pé kí lànàbì máa wí lẹ́yìn ìgbà tí ó bá salama pẹ̀ntí ọba tí mọ̀ ọ̀nà làfáà wí wọn o torí

ebó ní tí ma wí bá nábi bá sálámà ní tí ò rújú lẹ́yìn tó bá ti sí assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya bal jalali wal ikram ta nabi kokoma wi be yan ba salama masalasi melo la ti n gbo ile yìí tó yẹ kó rí bẹ́ẹ̀ torí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní ṣètọ́ ni ọmọ gbé wa jìnà síbi irú ẹ̀sìn tá nẹ́bì gbé wa anẹ́bì sì ti sọ kalẹ̀ pé ẹ̀sìn tòun ní ọ̀padà wá dájòjì ẹ̀rí pé tí ń wí ló strange nísìn èyí tí anẹ́bì ọmọ òun làwá mọ́ àmẹ́dàkùnrú àǹfààní bẹ́yàn bá ń gbọ́rú béèrè tí dáhùn báyìí náà ni pé wọ́n náà mọ́sálásí yìí introduce ẹ̀sìn wọn wọ́n là nẹ́bì máa máa wí ni èwo làwá ń wí sọlọ̀lọ́hu àlèyìwọ̀sẹ̀lẹ̀ ìbẹ̀rẹ̀ àfá àkáwà padà sórí ìbẹ̀rẹ̀ àfá bá nẹ́bí ọba sì wí ànẹ́bí ó wí tí ẹ gbogbo àwọn tó sì wà lẹ́yìn rẹ̀ oǹkàlùkúnà ó se kíni yóò wí tí wọ́n ní toráwọn ẹlòmí náà bá bá tún ní afẹ́ se súnà náà tún wá gbé lọ bùmí àrí mọ́sálásí mi náà ìmọ́mọ́ tún máa láwọn máa ń ta sálám wà mí ń ka sálám gbọ́bá wọn bá tún fi ìta nẹ́bí òwíkún pé wà ilé ka yáríjì ò ẹ̀yìn lẹ́mọ̀mọ̀ yóò kù tẹ́ẹ̀mí kún àmìta nẹ́bí ma wí aláhùnmá an ta salam wà mí n kẹ salam tàbà rọ́pta ya bel jalali wal ikọ̀rọ̀ lẹ́yìn tó bá kọ́kọ́ sí astagfirullah astagfirullah astagfirullah gbogbo gbàtà nẹ́bí bá kìrùn tà àwọn sọ̀hábà sọ débẹ̀ sọ̀lọ̀lọ́hu alìyíwọ̀sọ̀lọ̀ ṣe mọ̀ pé léyìí tí wọ́n rìpọ́ọ̀tù fáwà ní pé a ọdá wa lójú pé bá nábi bá kẹrùn tán kásì tún ká tún pèrà wa lákèèsí náà gbogbo ìmọ́mù tí ó sálámà tán tó tún wá kẹ́yìn sáwọn ìmọ́mù súnnàtà nábi kan ànábi ó yíjú padà sí ní ó fi mọ gbogbo àdídì tẹ́ àmọ́ká nẹ́bí ò tó kọ ẹ̀yìn yìí yóò ti se ìntàwí níbi tá nẹ́bí ti sálámà náà ni ó ti ní astagfirullah astagfirullah astagfirullah allahumma an ta salam wa min ka salam tabarokta ya bal jalali wal ikram nígbà wọn ni annabi àwọn sọ̀hábà tí wọ́n ka tí wọ́n fún wa ládìífì wọ́n ò se pínyà rẹ̀ fún wa wípé bá nẹ́bí bá kí ọ̀rọ̀ èyàn tán o tí ma wíni bọ́ bá kí náà fi látán àmọ́ wọ́n ní tí ma wíni lẹ́yìn ìran ẹ̀wà ríbi tí fíkíwò ti wúlò nù àwọn alfọ́ ní ibi a bá ti gbọ́ kí n bí tíṣẹ̀ rí àgbé nǹkan kà ní yọ́ ma wà ń bẹ̀ ní títí tàbí gbọ́ pé o tún gbé kàbò mí al'asìlú bàkọ́ umarkana alamaka ìjọta bá tó rí àdísì pé ní ẹ̀hùn ànẹ́bí e ewì ihun nínà fílà ìjọun látò wá bèèrè pé kí ní ma wí ní lópin ìgbà táà bá ti rí ihun al'asìlú bàkọ́ umarkana alamaka òkè ọ̀ràn yẹn òkè náà fílà báhùn náà ni ọmọ ìwé wallahu ta'ala a'lam náà salamu alaikum warahmatullahi wabarakatuh ìbéèrè tèmi ni pé ní masalasi ọ̀dọ̀ títí wa ẹnìkan sọ fún wa pé tí imam tàbá ó ní àṣìṣe ni pé tí àwọn máa mú sọ pé àtàbẹ̀lẹ́yìn rẹ̀ tá sọ pé rabbana walakal hamd kó yẹ káwà náà sọ pé sẹ̀mí allahu liman amida wọ́n ni à ah, èmi ò tí rí o gẹ́gẹ́ bí ìmọ̀ tèmi mo ní kí n bèèrè pé ṣe ọlọ́wọ́ ilẹ̀ sàn dáadáa gbọ́ bèèrè tààfà bèèrè ẹni tí ó wí nǹkan yìí ó bẹ̀rẹ̀ wíwí rẹ̀ ń dáadáa àmọ́ wá fi tí ò sí ń bẹ̀ ni pé ọlá ṣìṣe àṣìṣe ni kí máa mú pé sẹ̀mí Allahu liman hamida káwà kí eh, mu'adhdhinu àtàwátà ń bẹ̀lẹ́yìn káwà dáhùn pé Rabbana eléyìn wẹ̀ sáṣìṣẹ́ ẹni bẹ̀rún súnnà nẹ́bì bẹ́ fa idha qala sami Allahu liman hamida faqulu Rabbana walakal wípé bí ìmáàmù ti wíhun ìwọ náà wí bí ma mọ̀ bá ní sẹ́mi allahu liman hamida ìwọ́tọ́ tó lẹ́yìn náà ìwọ́ náà lè pé sẹ́mi allahu liman hamida rọ́bàná kọ̀yọ́ rọ́bàná wà lákàlẹ̀ hamdulẹ̀ o fẹni tí ń kírùn lẹ́yìn ìmáàmù so ti yẹ bọ́bá ìpébẹ̀ ń ló wí ma ọ̀dá síse ni èyí tó ń wí òun gan ni àṣìṣe kọ́dà mo sì ma ń wọ́nà àwọn èèyàn pé in tí a bá ti rí pé kò kèé se pọ́ wrong kí mọ́mù onísẹ́mi allahu liman hamida kó yẹ pé ń táwàtà wà lẹ́yìn ó ní kíni rọ́bà náà kọ̀rọ́ngì ìbẹ̀nú àdífì bẹ́ èkejì náà ọ̀rọ́ngì ìbẹ̀nú àdífì bẹ́ èyí tán bá ti wá bá ní masalasi tí èwò làbúrọ̀ pé dada àfi kásẹ̀ mi lẹ́fi ráwọn ẹlòmí nísìn ara tí ń dájà alẹ́ masalasi mìínú làdá ni wọn gbogbo ògbà tó ń bá ti se làdáni ìdí ma wí ní rọ́bà náà wà làdáni ọ̀wá sí nlé <laughs> wọ́n ni wọ́n bá wọn pèrún gbà wọn ni mọ́mù wá ní sẹ́mí aláwọ̀ kọ̀wá ní wírọ́bà wà láka alhamdu rọ́bà náà wà láka àmọ́kèyàn wá fi sẹ́mì aláhùlmọ́ní hamida kí rí pléṣì rọ́bàná wà lákà alhamdu kò sẹ́yìn náà àdífì kankan torí náà ní kúkúrú in tó wí ní bẹ̀rẹ̀ ọ̀dá àmọ́bí ọ yọrí rẹ̀ sí un ọ̀dá súnà nẹ́bì ní méjèèjì láti mọ̀ kí kùrán bí ẹni tí ń há kùrán tó wá fẹ́ mọ̀ tó padà tó fẹ́ mọ tọ́ padà tó fẹ́ mọ rántí nǹkan tó ti há láì gbé dání àmọ́ kò gbogbo àwọn kan tá mọ̀ ní òhò lára obìnrin bí àwọn ṣe nǹkan ni kó mọ fi yíhùn sí rántí kó mọ fi ké Quran tí ó tọ́ fóbìnrin bẹ́ẹ̀ láti mọ̀ ké Quran ẹ dákun ẹlẹ́ẹ̀kejì. Mm-hmm. ẹ ní sùúrù lọ́ba àkárí ìbéèrè kọ̀ọ̀kan náà ni ṣẹgbọ́n táyé bá tún wà. <laughs> náà ìbéèrè tàà fà béèrè àwọn ìyàwó àwọn ìgbà àbúrówó obìnrin fún ó listing àwọn ni wọ́n ní béèrè yìí òun ni pé bóbìnrin ọba ké alkùnrin alkarim nínú ilé rẹ̀ ó ti wà nínú ilé rẹ̀ lóòtọ́ kìí sí pé ń fara rẹ̀ hàn ẹnìkan tó jẹ́ wọ̀ àmọ́ ìjẹ́ ọlẹ́tọ̀ lápẹjúwe bọ́yá àyà àbíkọ́ ti ẹ̀mọ́ fi ń kankan sí orí kọmọ wá fi ké alkùrán alkarim lódòdó èmí ọmọ ẹ̀rí kan tó ní kọ̀lẹ́tọ̀ àmọ́ bàbá wo nù sí àrò àwọn sálàfi sọ́lẹ̀ rọ̀dọ́wọ́nàlọ́hì aléyìn malik rọ̀díyàlọ́hù anù kìí se kùránì malik ọba wá kọ àwọn èèyàn ní sallallahu alaihi kí ma maliki o tó jáde kó tó wá kọ àwọn èèyàn kó tó ma kí kọ́ọ̀lá rọ̀súlá àfi tí imamu maliki bá dírẹ́sì lọ́nà tí bí ìgbà téèyàn lọ pàdé ọba pé ọ̀rọ̀ annabi ni mo fẹ́ ma ká sallallahu alaihi wasallam ẹ̀dàkùn ẹjá múyùn náà bàbá kọ́sẹ̀ maliki náà sáájú wa ni níbi tó dáa bóbìnrin ọba kékùrá ní kó rí pòun kìí ṣe dandan ní kóbìnrin ọmọ múra bí tí múra ń ta nínú ilé ààrẹ àmọ́ àwọn alfáà ní aura méjì ni aura tún galizo àwọn kankan ń bẹ tó ṣe pé ní tí ìbá sọkọ ẹni kọ́dẹ̀ ẹ̀gbọ́n àbúrò kọ́dẹ̀ obìnrin ẹgbẹ́ ààrẹ ni kọ̀yẹ́kọ́ máa ṣe kíní kọ̀yẹ́kọ́ máa rí gẹ́gẹ́ bí àwọn ọkùnrin náà àti mọ̀ òhun wa láti àárín ìdodo sí ọrùnkún torí eléyìn náà ká kílíà rẹ̀ ọ wà láàrin ìdodo ni kìí ṣe lórí ìdodo ó sì wà lórí ikún ni kìí ṣe sàlẹ̀ ọrùnkún àmọ́ ìjẹyàn wà á mọ́ bọ̀ nísìn káwá kan fasòkò tó wá sókè pé wọ́n lẹ́ lálejò alájí wa ni ẹni wọ́n mọ́ bọ̀ ọwá <laughs> fasòkò tó rẹ̀ sókè so kọ̀ bá mọ̀ so ti yé torí náà wallahu alam ìmọ̀ràn tá gbàrú obìnrin bẹ́ẹ̀ ni pé eh, yọba ké kùránì kó múra múra ọmọlúàbí bí ààbòrí àwọ̀n tí ó pé ní àkọ́kọ́ ẹni nìkan ni olórílẹ̀ ìlara wa èyí nìkan ni kóbìnrin ó wà ń bẹ̀ wallahu ta'ala alam assalamu alaikum warahmatullahi nípa ọ̀rọ̀ ẹ̀yìn sísọ eh, ọ̀rọ̀ àbí ẹ̀hẹ̀n tó wá kọ́ àwọn tàbẹ́ sọ fún náà wọn rárá ètàn ọmọ ẹni yẹn so séèyàn free láti sọ àbí ó kó sí inú gíbà náà. Ah, ẹ̀yàn ò free torí bá anábì ti wí sallallahu alaihi wasallam anábì ń gba àwọn bí anábì pé kí ní jọ́rọ̀ ẹ̀yìn anábì ní dhikruka akhaka fima yakrahu kọ́ máa sọ tí ó pé níbi <laughs> àmọ́ wọn náà mọ̀ pé ìjí ń sọ yí bọ́ bá gbọ́ kò ní dùnmà ànábì ní jí ń jẹ́ kọ́dà àwọn sọ abé tún go they went further láti gbẹ̀ ànábì pé ah, tó bá ipé tí ń wí yìí ń parọ́ mọ́ bó ti rí gan náà ní ń wí fáwọn èèyàn ànábì ní jí ń gbọ́rọ̀ ẹ̀yìn gan nù torí pé bí ọ̀bá rí bẹ́ẹ̀ ọparọ́ mọ́ nù torí náà ẹjá gbàgbọ́ yé bọ́yá àwọn èèyàn mọ́ àbí wọ́n mọ̀ kìí ṣe excuse fún yàn láti sọ̀rọ̀ yàn ní ẹ̀yìn àyàfà àwọn ọ̀nà tí àwọn onímọ̀ ní ẹ̀rí ń bẹ pé léye ìsọ́rọ̀ ẹ̀yìn lára rẹ̀ lẹ́ni ọ́fẹ́ lọ fẹjọ́ èèyàn sun aláṣẹ ọ́sà sọ́rọ̀ ẹ̀lẹ́yìn náà ní àbọ́sẹ̀sẹ̀ mú lọ́wọ́ pé ẹka lọmọ fẹ́ lọ fi <laughs> ẹjọ́ yí sún irú àwọn èèyàn abẹ́ni tá mọ̀ pé aláburú ni a sì fẹ́ sọ fáwọn èèyàn pé ẹ̀fẹ́ sí áńsẹ̀ tí yí o lámọ́yìn ìfibàjẹ́ o mú áńsẹ̀ ìtìkan jò níyìí èyí ò nídi kẹ́yìn pé wá mọ̀ fẹ́ wí pé o mú ansẹ̀t irú àwọn eléyìí hùn làwọn alfa ní kèé se ọ̀rọ̀ ẹ̀yìn níbi ṣètọ́ ni gba bí ìwọlé sáàrin àwọn ọ̀dọ́ onísúnnà kan wàlẹ̀ ẹ̀yà àbúbìlá wọ́n ma sọ̀rọ̀ àwọn alfa lẹ́yìn àtàfà nàìjíríà tèyí ò sí nàìjíríà wọ́n ma wá ní àwọn fi ń se àtàdírú mínal pé àwọn fi ń kí àwọn èèyàn lọ pé oníbídíà ni ó lè jẹ́ pé tó bánú rẹ́kọ́dù rẹ kánrin lálìkìyàmà tí ó jẹ gí bánu o torí pé wọ́n lọ ló ń bídíà ní bóyá gbogbo tí wọ́n ń kàkún bídíà ń kó mọ́ ń fi sí bí jẹun ń se nǹkan kẹ yíwọ̀n èsẹ bídíà lọ́dọ̀ ọlọ́run o albídíà tó in ti ń jẹ́ bídíà tọ́lọ ní ó se yàwó ó se kíní ọba nú rẹ́kọ́dù rẹ kánrin lálìkìyàmà pé zíkìrùkà àkáká fi ma yàkàrà torí náà ẹ̀dàkùn ẹmẹ́jẹ́ ṣe tọ́ ní ọgbà bí kọmọ tàwà o ẹgbẹ̀ẹ́ kò jẹ́ gíbà torí pé àfin se tàzírú minal mubtadi' ọlọ́nkọmọ sáàsánú wa o náà assalamu alaikum warahmatullahi ẹran kọ́ṣẹ̀ yìí àwọn obìnrin ló ní wọ́n kà fi rán mi ní àwọn obìnrin ló ní kọ́ṣẹ̀ wọ́n kà fi rán mi ní ẹ̀yìn lẹ́ bèèrè náà bẹ́ẹ̀ Ah, ló ṣe bẹ́ẹ̀ ni pé àwọn sísá ìyá méjì ni wọ́n wọ́n ṣẹlẹ̀ pé ọlọ́run kádàrà pé súnà yí wọn díẹ̀díẹ̀ súnà yí wọn díẹ̀díẹ̀ títí tí ọlọ́run tó kádàrà pé wọ́n ṣe múra bí ọlọ́run ṣe ní ká máa múra alhamdulillah àwọn fámìlì wọn gbà fún wọn pé kán múra bẹ́ẹ̀ àmọ́ wọ́n jà lógun ọlọ́run sì ní kán láti yọrí wọ́n jà lógun wọ́n sì rí ìbéèrè wa ni pé àwọn sísá yìí wọ́n wá dẹ́n tó fẹ́ lọ́kọ nísìnyí so wọ́n wá sọ fún yín pé àwọn gbà fún yín gbà tẹ́ ń lo hijab àmọ́ àwọn dúró dè yín pé yọ tẹ́tù lọ́kọ àwọn gẹ́dùn dè yín bẹ́ẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ ni àwọn tó bí wọn gangan pé wọ́n wá dé pé wọ́n mọ́kọ wá dé nísìn ara méjèèjì wọn wá yọ̀ǹda fún wọn wọ́n sì ní àwọn ọ̀fẹ́ gbogbo àwọn tẹ́ mú wá gbé wọ́n ṣòkòtò ní wọn ṣòkòtò wọn balẹ̀ wọ́n sì ní kúnlẹ̀ fáwọn àwọn ò gbà tòun ti bẹ́ẹ̀ ẹ̀yà pẹ́ńbì ni lójú ẹ̀mí àwọn kọ́ra báwọn bá sí máa àwọn fi òun bẹ́ẹ̀ kalẹ̀. àwọn ṣe kíni. àwọn fi òun bẹ́ẹ̀ kalẹ̀ táwọn bá sí gan. àwọn fi òun bẹ́ẹ̀ ni ìbítọ̀ ọ̀rọ̀ yìí o ọmọ yìí òun ò ní gbọ́ wọn gbọ́dọ̀ lọ́kọ báwọn bá bẹ̀ láyé àwọn síta ó ti wá sú wọn báyìí wọ́n sì ní kíni àwọn lè ṣe torí àwọn ọmọ táwọn tún lè ṣe máa á sì rán gbogbo yẹn sí wọn láti bẹ̀ wọ́n báwọn sọ̀rọ̀ kọ́ra àgbẹ̀ Dr. Abdulkani Abdulhamid agbóredé agbẹ́wọlọ́wọ́ àtàwọn afá súnà mi àti gbé wọn lọ kán bá wa bẹ̀ wọ́n àwọn àgbàlagbà mọ́mọ́ àdúgbò ara wọn sí wọn àmọ́ wọn gbà àwọn òbí kí la lè ṣe kẹ kọ́lọ́n kó jọjà kó bá pẹ̀tù sí wọn lọ́kàn sáwọn ikọ̀ ráwọ̀ sílẹ̀. àdúrà alákọ̀ọ́kọ́ ṣe ọlọ́nkọ́ mọ́sà rọrọ àwọn Eh, òbí ọ̀gbọ́dọ̀ dájú ọmọ rẹ̀ débẹ̀ mo fi ní abẹ́lọ́un kọ́lọ́nkọ́ mọ́ sáàrọ̀ wọn lọ́kàn ẹlọ́nkọ́ ràn wọn lọ́kàn káwọn ọmọbìnrin náà kún fàdúwà eh, ọlọ́mọjá ríro òbí bẹ́ẹ̀ gbogbo ti lè kọjá ti rí àwọn tó rí bẹ́ẹ̀ náà bọ̀t kí lè tó báyìí tí n ti ń jẹ́ òbí lára àyàn tí ó fi ṣe kíni eh, tí ó fi ṣiṣẹ́ lára àmọ́ tọ́ ń dá nídìí tó bá ṣe pé bẹ́ẹ̀ ti wì yí ní tìtorí àti gba ẹ̀sìn lọ́wọ́ àwọn ọmọ inú ọbí ń ṣe tí wọ́n ń ṣe yìí èyí ò nẹ̀kan tó láti disqualify wọn gẹ́gẹ́ bí wàlíyù ẹ̀tọ́ ni ọlọ́run ló fún wọn ó sì lè gbà àìfẹ́ ọmọ àyàfi pẹ̀lú àṣẹ kíni àṣẹ òbí rẹ̀ àmọ́ kó bí ọmọ rò pé ẹni ó fún un láṣẹ iná òun lè lò láti fi tako ta ọlọ́run ní ọyẹ kó yí wọn bẹ́ẹ̀ bí wọ́n bá rí èyàn sàlàyé fún wọn bẹ́ẹ̀ pé gbogbo ń tẹ́ dóde yìí ta ló ní kọmọ̀ yìí ọwá bá yín ká wá tọrọ lọ́dọ̀ ọlọ́run ní ẹ wá lè torí pé ọlọ́run fún privilege kan kẹwa pé bẹ̀lẹ̀ dóde pé òfin ní ṣe tọ́lọ́run ó burú púpọ̀ àmọ́ disqualify whoever tó bá jẹ́ wàlíyù bàbá wá wà disqualified sọ́dọ̀ ẹni ọkàn ní fámílì wọn náà ni o kèkó fámílì wọn o al'auliya ó ní bí ṣẹ̀rí àti tò wọn bàbá làkọ́kọ́ bí ọba sí bàbá mọ́ lọ́dọ̀ àwọn kan bàbá bàbá lọ́dọ̀ àwọn kan ọmọ rẹ̀ ju bàbá bàbá lọ gbogbo lẹ́bù ta bá wo ìmọ̀ ọmọ ìyẹn ni pé ọmọ tí bàbá ibi tí ọmọ jẹ́gbọ́n àwọn obìnrin kọ́dàbọ́já búrò wọn tó ti dàgbà bí ọ̀bá sí yún mọ́ ọkà wọn ń kù wọn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ èyí ò ní kí wọ́n wádìí lọ́dọ̀ àwọn alfa àmọ́ kí wọ́n bá wọn bàbá ìṣòdòdó ọ̀rọ̀ pé a sì ti pọ̀nyílé o lè kàn yí lábùkù ọlọ́run o lè o lè kàn yí lábùkù bá bá jẹ́ pé ń torí ọ̀rọ̀ ẹ̀sìn ni wàlí ìwà ní ibi tó ọwọ́ yín inú bẹ́ẹ̀ wọ́n lè wà disqualified àmọ́ ń repeat ẹ̀ kèèkú ò ní family wọn bí ogun wọn bá wá di bẹ́ẹ̀ látòkè délẹ̀ kọ́dà yọ́ wà kún family wọn yóò di asultanu waliyu man la waliya lahu a wà lọ̀dẹ̀ ni ó bá jẹ́ aláṣẹ nírú ìlú ta wà yìí kọ́dà bí wọ́n bá gbẹ́rù kéèsì bẹ́ẹ̀ Eh, ọmọ òun ní lọ́kọ kọ́rà mọ́ ọ̀bá sí láyé mọ́ òun ọfọ́ òun lẹ́ eh, kọ́dọ̀ òfin ọ̀gbẹ̀nìkan láyé kọ́ ṣe gbé bẹ̀rùn eh, àmọ́ kí wọ́n rìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìlànà ṣẹ̀ríà kí wọ́n wo gbogbo fámílì wọn tàlọ́kàn tàlọ́kàn ọlọ́run ó fún ọlọ́nà àbáyọ àmọ́ káwọn náà kún fàdùá ó ṣe é ṣe kọ́lọ̀wọ́n ọ̀rọ̀ àwọn òbí lọ́kàn èmi rò pé bọ́yá àwọn ẹ̀gbọ́n bàbá àbábúrò bàbá àmọ́kọ́ ẹgbẹ́ ni ó bímọ náà ni ó tún wá lè tó báyìí ó sì lè jẹ páwọn gan kọ́rọ̀ yìí lè lọ́dọ̀ wọn àwọn agbọ̀nrandùn tí máa ṣẹlẹ̀ nú òbí kan ò ní pé ọmọ wọn ò ní lọ́kọ òbí kan ò ní wíbẹ̀ torí náà kí wọ́n tó gbìyànjú wọ́n wádìí irú àwọn agbọ̀nrandùn tí ó kó bá wọn yìí pé ẹbẹ́ rí báwọn ọmọ jẹ́ <laughs> na ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ imam na a mọ̀ pé tí a bá bí imam bá sáàmà ó ní àwọn ọ̀nà tí islam gbé kalẹ̀ láwọn oríṣiríṣi ọ̀nà tí imam ti lè sáàmà lórí òun so ìbéèrè òun ni pé àwọn màmú tá ń imam hmm. ǹjẹ́ pé irú sáàmà tí imam dèdè sáàmà tí imam bá sá ṣé òun dá sá àbí bàbá ti sá ètò yapa sí ti imam ǹjẹ́ nǹkan kan lè ṣe irun wa Allahu ta'ala ìyàn ni pé tẹ́yàn bá tò ní ẹ̀yìn ìmáàmù ìmáàmù ìtàfà ń wí ni pé èyàn lè sálámà kan lórí irun sálámà alákọ̀ọ́kọ́ lórí irun òun lọ̀ràn yà tó ẹ pé bẹ́yàn bá sá kò kúò lórí irun àmọ́ bẹ́yàn bá ti sálámà alákọ̀ọ́kọ́ ó ti kúò ní orí ìrùn kọ́dà bí ọ̀sá ẹlẹ́ẹ̀kejì òun lẹ́fi gbọ́ táwọn kan ni assalamu alaikum àbí assalamu alaikum wa rahmatullah àmì tó pọ̀jù tá nẹ́bí máa ṣe òní assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah bàbá wá rí mọ́mù tó pé oní assalamu alaikum onímọ̀rùn pé tó kọ́mọ̀ náà ní ìmáàmù jẹ́ dandan ni pé àwa tí a ń bẹ ní ẹ̀yìn rẹ̀ kò sí pé irú sálámà tọ́ sáhùn òun làwà náà sàkéé sí dandan torípé tí ń jẹ́ tẹ̀sìlímù ni pé ń tàà fi ń jáde kú ò ní orí ìrùn gbogbo ọ̀nà tí yẹn bá sì wulè wó ṣe tó ti bá súnà náàbì mú yìí gbogbo ẹ̀ náà ló ṣe kíni òun lọ bá ló mú yẹn jáde kú ò ní inú àpèjúwe tọ́jọ́ ni pé

tó ju ẹyọ kan lọ wallahu ta'ala a'lam náà assalamu alaikum warahmatullahi assalam náà ní ní dùn lecture yìí kan tẹ́ ṣe ẹ́ sọ̀rọ̀ nípa kí ọmọ fi àsìkò sí dùhà ọmọ bí gíní kí o fi àsìkò sí dùhà pé kò sí inú pé bídà kí náà tí ma sọ àdúrà di bídà náà àwọn tó ẹni tó jẹ́ dádì fún èmi wọ́n organize prayer láàrin àwa tá jẹ́ ọmọ ọkùnrin pé kí ó lè foster eh, relationship wa kí so from one house to another house ṣá so èmi wá ń tọ́ àti ṣàlàyé fún wọn pé ìfi àsìkò sí ni pé torí nǹkan tó ń ṣe ni pé every sun first sunday of the month àbí last sunday of the month àbí ìgbà tí ó bá rọrùn fún ìkànnù àwọn ọmọ pé so irú nǹkan báyẹn kí ni nǹkan tí yẹn lè ṣe lórí rẹ̀. nígbà tó bá rọrùn ọ̀fà àsìkò sí mọ́nà ẹn pé no ìgbà tó wà rùn fáwọn ọmọ pé à táìm tèmi fẹ́ tí mo fẹ́ ṣe tàti ẹ̀tí tèmi lélẹ̀ èwo ni wọ́n ṣe sí wọ́n fàsìkò sí àbí wọ́n nígbà tí ọba rọrùn ẹn èyí tó jẹ́ àsìkò tán fi sí ni pé every first of the month our first sunday of the month àbí last sunday of the month àbí nígbà tó bá rọrùn gbọ́n ṣe ṣàlàyé ẹ̀ náà nìyẹn ọlọ́run pẹ̀lú wa nínú ohun tí ma sọ ìntọ́ jẹ́ súnnà nípìlẹ̀ tí ma sọ di bídíà òun níbi tọ́lọ̀wọ̀n ò ti fàsìkò sí nǹkan káwọ ohun àsìkò inú tọ́lọ̀wọ̀n ò fi àsìkò sí lọ́pọ̀lọpọ̀ tí ẹ bá sàdúà tọ́ bá ní ṣe pẹ̀lú díkírù ẹ̀yìn run bàbá wà ní hajji ìntẹ́yàn máa wí ní àrọ̀fá àbí àmá dúà generally ọlọ́run ò fi kíni ọlọ́run ò fi àsìkò sí nígbà ọba rọ ń kálukú lọ́rùn fọ́ sunday ní last sunday ní eh, nǹkankan ní ìfàsìkò sí ní ọ́sọ̀ àdúrà di bidia àmẹ́ntàfà wí nìsí ni pé wọ́n nígbà tó bá rọ <laughs> èyí ò ní òjò yé wa mẹ́nìsìn bí yẹn bá ti nígbà tó bá rọ yàn lọ́rùn tó sì wá tán wá lọ́wọ́ àbọ̀tán rí pé lóṣù yí fọ́sẹ̀ ń dè ní ọ̀rọ̀ wá lọ́rùn a jẹ́ pé wọn ò ṣe tẹ̀kìdísù àsìkò yẹn mọ́ wọn ò pé dandan àfikọ́ bọ́ sí ìbẹ̀rẹ̀ sunday èyí ń lè má burú àmọ́ tó burú nù tẹ́ wí ni pé irú àdúà yìí gan mushkila lòun gan problemu lòun gan àdúà gbé kó ń lè tí yọ́ sọ̀kalẹ̀ sílé tí lóṣù tí ń bọ̀ yọ́ lọ lè tí ní oṣù tí ń bọ̀ gbogbo orú àdúà tó bá ti dípẹ́ ké sí lámọ́yín ẹ̀kẹ́ sí làkásẹ̀ gbèwà ẹni a pàdé ń bí báyìí ànẹ́bì èsẹ́ kò sì fi kọ́ àwọn sọ̀hádà ànẹ́bì sọ̀ọ̀sọ́lẹ̀ a máa pàdé ọ̀tọ̀ ní tí ó ń kálukú wá bá wá ní àwọn nǹkan báyìí asàdúà èyí wọn ọ̀tọ̀ àmá àti pé ní ẹpàdé wá ni múṣkílà so ẹjẹ́ oyé wọn bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ bá first sunday of the month ọ́dá kí fi ó fi wà pé gbogbo yín fẹ́kẹ́ mọ́ jìnà síra yín mo sì mọ̀ pó ń sẹ́ ìjọba ní gbogbo yín ẹmúgbà tí ó bá rọ̀ yín lọ́rùn bí first sunday ní bí last sunday ní tẹ́mọ̀ pé yíò wọn pé dandan àdúà ní ẹsẹ̀ ń gbà wọn èyí ń lè wọlé torí wọ́n lè láníyàn dáadáa tí wọ́n fi fẹ́ kẹ́ẹ̀mọ́ rìn súnmọ́ra yín torí náà àdánwò tó bá wa láyé lónìí ni pé especially ngbà tí a ń sẹ̀ ti dé yìí ó jẹ́ kí mọ̀lẹ́bí ó jìnà síra wọn mo ti fóònù wọn láàrin oṣù mẹ́fà ẹlòmí lè má ríra wọn kò sì dá kò sí bèèyàn tí ma súnmọ́ra àyàn ìmá jẹ́ kí ìfẹ́ ọ pọ̀ ní ní ẹ̀bá sí ń jìnà ìmá dífẹ́ kù torí náà ẹgbà àwọn bàbá mọ̀ràn yíò pé bàbá tí ẹ wá jòkó tàṣàdúà fúnra wa èyí wọn ọ̀tọ̀ àmọ́ká wá pẹ́ àdúà yọ́ sọ̀kalẹ̀ ń lè jí yóò tún lọ balẹ̀ ní ilé ìtì iná kò sínú lànà nẹ́bí o sallallahu alaihi wasallam wọn láti ké fúnra wà ní ààlẹ́ mọ̀nà ẹ̀bú èyí wọn ò pé kádùá àwọ́ gbà bọ́lọ̀wọ̀n bá fẹ́ gbà kárin ọ̀nà tánẹ́bí orin kọ̀ gbà àdúà o torí ọlọ́mọ fi ń sàdánwò fẹ́ lómi ẹnìkan jẹ́wọ́ <laughs> ń dánwò ní tó ọfẹ́ mọ̀ bọ́yá ọgbà fún tòótọ́ àbọ́ ń dánwò wò pé wo ní ó ṣiṣẹ́ ibi ọfọ́ kan rẹ sínú mọ̀ntàwọ́kàlà aláṣẹ́ wúkílá ilé gbogbo ẹni ọba gbára rẹ̀ lé nǹkankan ọlọ́run dáadáa nǹkan ni ọlọ́run dáadáa ni torí náà ẹ̀sàlàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين 我还在国外呢，我还没回来。